àdúgbò ẹlọ́dọ̀ ọlọ́run ayé àdúgbò ọmọ fọ́nà àjẹ́lẹ́ wọ̀nyí. àdúrà tá máa ṣe àti àwọn àtúrò wọ̀nyí. wọ́n máa jẹ́ ládàá àti ládàá fáwọn tó bí wa tó tọ́ wa tó rè wa. gbogbo àwọn tó lọ́wọ́ níbi dáadáa wa níbi ìgbésí ayé wa. ọlọ́mọ àtúnwẹ́lẹ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n ti lọ́nu wọn lẹ̀. Bó bá wá jẹ́ àwọn tó kú lẹ̀. Ọlọ́run gbọ́dọ̀ dáná wíwẹ̀ yìí. Sànù gbogbo mùsùlùmí ayé pátá. Ó ti sànù gbogbo mùsùlùmí ayé pátá. Gbogbo tí wọ́n ti ń kígbe láìlá ìlọ́lọ́. Gbogbo tí wọ́n ti ń kígbe láìlá ìlọ́lọ́. Wọ́n fara ni wọ́n tó ń fi àjẹ wọn tẹ̀ wọ́n. Wọ́n fara ni wọ́n tó ń fi àjẹ wọn. Wọ́n pa wọ́n. Ọlọ́run gbọ́dọ̀ dáná wíwẹ̀ الشيطان الرجيم أعوذ بالله dá àwọn oríkó síbẹ̀ seventy thousand ten ìyẹ̀tẹ́lẹ̀ karùn-ún kan fi dá àwọn ẹranko síbẹ̀ seventy thousand years wíyìn lọ́dọ̀ abẹ́ síbẹ̀ ẹ̀dá ẹ̀dá tí ó mọ̀ mí ẹlẹ́sẹ̀ méjì láì sì mú àwọn ọlọ́kọ́ gbé bẹ̀ hmm? àwọn gbígbẹ̀ tí wọ́n ní ọba nìjẹ́ bẹ̀ àwọn àyà àwọn akẹ́nù gbé bẹ̀ tó tó kà wọ́n jẹ́nu àwọn akẹ́nù ọlọ́mọ ọdún ní olúwa kàwọn jésù wọn gbé orí rẹ̀. gbogbo wọn tẹ̀lé ọ ní fún wa àgbàdo dé lọ́dọ̀ sí ní àwọn ẹ̀ka ní ádámà àwọn ẹ̀ka ọmọ ìlú àjọ sábàmù ولقد قناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا tọ́nà ọ̀dá pátá wọ́n ti lò lẹ̀ kátó dé àwọn alẹ́ àmọ́ bí wọ́n ti kó làánú òkú wọ́n ti rà ní wọ́n bẹ̀ lálẹ́ nìyẹn náà wọ́n á yá bàmọ́ yẹn bá bàmọ́ tó rà rẹ̀ sáré sí ló rẹ̀ mẹ́ràn bíi

ìlú àwọn bẹ́ẹ̀ lẹ́yìn lọ́rùn ọmọ Yeah tí ọmọ ìjọra wọn sááríà méjì méjì ní àlùkòhárì ọba tó bọ̀rọ̀ náà ọ̀sọ̀rọ̀ àjẹ́nà ọ̀sọ̀rọ̀ àjẹ́nà ọ̀sọ̀rọ̀ náà ọ̀sọ̀rọ̀ àwọn ẹni ọ̀sọ̀rọ̀ àwọn ẹni ọba tó bọ̀rọ̀ ẹ̀mí ọ̀sọ̀rọ̀ ẹ̀kún ọba tó bọ̀rọ̀ báyìí tí ọmọ ìjọra wọn àwọn ayọ̀kọ̀lá mi wọ́n jọra wọn àwọn ẹni wọ́n jọra wọn àwọn òwúrò àlùmọ̀tàkàáfíà àwọn àdìsáńgẹ́lì pèkèlé nígbẹ̀lú ọ̀sọ̀ áàrùn ọjọ́ ọ̀la wọn tí ẹni tó bá tún ti ẹ̀rọ yìí tẹ̀lé àtúntò ti ẹ̀rọ yìí iná ni ọlọ́run fẹ́ sọnù àárín ọ̀ránà wípé nínú àyà tó ń mú kẹ́mẹ́ tó ń mú náà ó mú ẹ̀gẹ̀dẹ̀ àgbẹ̀ ọ̀gbọ́rù. Thank you. yóò máa àpò kìí kẹ̀lú pé ẹlòmí ìdíjáde àbájẹ́ yóò bá Ìjà bí àtọ́wọ́ tó bá kó sílẹ̀ náà nígbà tó ẹ̀ gbàgbẹ́ lọ́jà ni ẹlòmíì tó bá kó sílẹ̀ náà nígbà tó gbàgbẹ́ في الجامع يستجيب لأمين أي أي أي Ọjọ́ ìjọ ọjọ́ pàdé ọlọ́run wá. ṣàbòsí ọ̀rọ̀ fẹ́ tẹ́mà rẹ́rìn tí ìjẹ́ pínu yóò tẹ́mà tuntun tó jẹ́ pínu yóò bàjẹ́. àbòsí tẹ̀sí ni ẹ sì àti alẹ́ máa ń ọjọ́ ti pé. ọ̀dọ̀bọ̀ lẹ́dí nà mí ń kọ́bùlì yìí. Fàtà múlẹ̀ àdàbò mi ní àìsàn láyẹ̀ sí ọ̀rọ̀. àgbàlagbà ọmọdé ní ọgbẹ̀ sọ́lá rẹ̀ ẹlòmí ọ̀sẹ̀ ọmọdé àgbàlagbà ní ọgbẹ̀ sọ́lá ẹlòmí ọ̀sẹ̀ obìnrin ọkùnrin ní ọgbẹ̀ sọ́lá ẹlòmí ọ̀sẹ̀ epo ìkánú méjì ọgbẹ̀ sọ́lá ẹlòmí ọ̀sẹ̀ kánú ìbàdàn ló ti gbẹ̀ sọ́lá nítorí pé àwọn òtẹ́lẹ̀ fẹ́ ẹwà àdúgbò mu jẹ kò sí àwọn ẹni ẹni. fàdà kan mọ́ láwọn olùkíbi àfihàn àti dúnìá ọjà lè púpọ̀ ó kúrọ́ púpọ̀ mẹ́wàá ti àbẹ́rẹ́ láyé ó bá wọn ọmọ ọmọ ìdúrà wọn. ẹlòmíì yóò jẹ láyé ẹni wá tó tọ̀ mọ́ yóò sì jẹ ọláàbá. bóyá akíbarò lágàánú yàrámú. Sọ̀rọ̀ kọ́ba Ẹ jẹ́ wọ́n. tó yẹ màtí láyé o tábà mọ owó máa lọ fún tó ń jàgbé ó ti sọ̀rọ̀ rẹ yọ̀bọ̀ rẹ nànà fún bàbá lóko fún ọ láti ṣe mọ ọ̀bátò rẹ tó ṣe mọ́ ọ́lá ìyàrá ẹ̀kọ́ lẹ́nu òkúlà ó kórìkù sí i. bàbá wa tẹ̀síọ̀ rẹ̀ tó ń ìyá tó kí ó náà ẹ̀sìn tó ṣe ta tó lè ọ̀rọ̀ tó ọ̀bá jẹ́ wọ́n bọ̀ orí ìlú. Bọ́ọ̀bá jẹ́ wọ́n bọ̀ orí ìlú lọ́wọ́ àwọn ìlú máa ń wọ́n wá sí ìyá ìlú náà lè ná ní mí lè má sọ lé. Àpàlọ́pàlọ́ àti gbogbo náà gbìtàgbìtà يتذكرون لعلهم يتذكرون لعلهم يتذكرون ويتقون يتقون wọ́n yẹ tọ̀tọ̀ tó àwọn ọmọ ẹ̀ma kókó bí èké èké èké pẹ̀lú èké ìdáni pé sọ̀rọ̀ ní ẹ̀rí ní jáde à yẹ tọ̀tọ̀ tó àwọn ọmọ. yẹ tọ̀tọ̀ tó àwọn ọmọ wọ́n fẹ́ bá gbọ́ lórí ìlà ọmọ tó bẹ́ẹ̀ kánà náà wọ́n ti kọ́ ẹ̀kánà lórí kọ́ èyí tí ọba tẹnu méjèèjì wọ́n wọ̀ ní èké èyí.

nínú àlùfáà gẹ́gẹ́ oṣù àwọn báyìbùn ti ń ta àkùrà wọn fásitì kìíní àti sàtà kìíní nígbà tí èsì sàtà kìíní máa ti ṣe ìdí ìwà àkùrà wọn. mo ti wọ́n mo ti ìyàn lù lẹ́nu bẹ́ẹ̀ ni àtẹ́tì dé èso òkè kalẹ̀ báwọn náà mo ti ní àwọn ìgbà táwọn fẹ́ kọ́ tí wọ́n fi mo ti ti mọ́mọ́ àwọn para ẹni Jésù ní ìlú wa wí. a kọ̀dà rẹ̀ kò sí nínú àlùfáà báwo kò láyé bá

òun nìkan tuntun tó wà káwò àwọn ẹgbẹ́ ń bẹ lára rẹ̀ ẹgbẹ́ àjẹ́ ìwẹ̀ nù wọn ẹgbẹ́ oṣó ìwẹ̀ nù wọn ẹgbẹ́ ìbèrè nígbà wọn ṣe ẹgbẹ́ pọ́ọ̀tù nígbà wọn ṣe ẹgbẹ́ yàwọ̀ nígbà wọn ṣe ẹgbẹ́ tí ọ̀dà tí ọ̀dà gbogbo ẹ̀ ń ṣe tó wà káwò ni. mọ̀tàtà tuntun náà oníṣàkìtà tún mọ̀tàtà tuntun náà oníkédèkédè tàbí àdìsúnà àdìgbé lókun àdìgbé àdìgbé lèyàn àdìgbé àdìgbé lè mùsùlùmí àdìgbé lẹ́yìn àdìgbé lọ́sẹ̀ fún gbogbo yìí lára fún tàbí àdìsúnà àwọn èèyàn sáàkì sáàkì ní bá a. wọ́n gbà àwọn bàbá máa ń lè ọdún ní ayé sáyà àdìmọ́ bàbá. ẹja wo ẹja tí wọn wò káàdì mọ̀kára náà káàdì ilé ẹ̀dúgbò yìí ká káwọn wọn wò káàdì wọn káàdì mọ̀kára náà akọ̀ sí ẹ̀ lára ọ̀rọ̀dì lẹ́nu ọkùnrin tí ti sákìtà sí ọ̀rọ̀dì lẹ́nu sàlámà ọkùnrin tó ń kòkó jẹ́ ìrọ̀dì mi tó ń gbà pé nìkan tuntun tí ó gbà pé yẹn méjì ọkùnrin tó lọ owó òmìnira ọkùnrin tó tà nẹ́bì pẹ̀lú ọlọ́ kò sẹ́wọ́ kò tó tà kò tẹ́ fẹ́ fẹ́ fojú kẹ́lẹ́ ilé sàlámà ni ọkùnrin ọ̀tẹ́dẹ̀ ọwọ́ ọ̀tẹ́dẹ̀ ọwọ́ alẹ́ni wọ́n tó tàtà ààrẹ fún nàìjíríà pátákátá tó gbogbo owó pátákátá lọ́rọ̀ ní aláwọ̀ lọ́rọ̀ ní olóòtà yóò fi sèlè lọ́jà jẹ́kínú yóò ti jẹ́kínú yóò ti gbọ́dọ̀ ráàlì yóò ti rá ààrẹ ìwé ra wọn. àwọn tó ní láì bá ẹni wá ní kẹrin ẹni dákà fún ìyẹ́tò ní aláwọ̀ ọ̀dọ́ òkú nínú àwọn ọmọ yìí tó àwọn náà nígbà ẹni wọn. àwọn ọmọdé àdéwájú ọlọ́run wá ti bẹ̀rẹ̀ ní wà kálukú máa ti gé ìsìnkú ẹ̀dùn ọ̀rọ̀ mi. ọmọ náà lọ ní ọmọ kẹta láàrin láàyè kálẹ̀ tó wá ní sàkóso ẹni tó parọ́ mọ́ lọ́wọ́ tọ́lọ́ òwì tọ́lọ́ òwì àbá ewu. títí wá sí ọ̀pẹ́ ní kí parọ́ mọ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó ní kó lè gbà yìí. ìtàbá wọn ò lọ sáà tí wọ́n á fún ọmọdé òdò nígbà tó lójú ní wàhálà àbúbákìrì àbúbákìrì ọ̀hún ààyè àti ìgbésọ̀ ẹ̀rì èyí ló sáájú mi kò pé wà níbi ọmọ mùkíra lọ́wọ́ mú òun ní bá lóyè èyí tó pa ọ tó kò lódò lọ ẹ̀rí ilé ìbáyìí tó pe àgùrá ní olódò tó sì mọ̀ lódò lódò àbúbákìrì mọ̀ Láàrín àwọn ọmọ ẹgbẹ̀rún tẹ́lẹ̀ ẹmọ́ òkú àpá ti sọ̀rọ̀ ó wáyé kó náà bá wá kúrọ́ òkòwò pẹ̀lú

ilẹ̀ tẹ̀lé àńtẹ̀lé àńtẹ̀ ọ̀rọ̀ ọba ìrọ̀lúwa gáàlúwa oríṣiríwa mọ́tẹ̀bí ìrọ̀lúwa ràkúrúwa oríṣiríwa mọ́tẹ̀bí ìrọ̀lúwa ọ̀gá ọ̀pá-àwọ̀wá oríṣiríwa ó sì fẹ́ẹ́ fún wa. àbí kẹ́ẹ̀mí lọ́sẹ̀ tí wọ́n wá kiri. fi kẹ̀kẹ́ wọ́n ọlọ́pàá bá jẹ́ tí a jẹ́ torí mú mọ̀ fún bẹ̀rù àwọn ọwọ́ àkàmọ́jẹ̀ gbogbo ọwọ́ àrùn ìwọ̀n àníyàn wọ́n ní àrẹ̀ wọ́n wọ́n ilẹ̀ ìgbẹ́ kọ́ lẹ́yìn ọlọ́run. Ẹni tó wà lé ìjọ padà bá àwọn ọ̀dọ́ ni wọ́n lé ìjọ lórí ìjọ àbíjọ́ ọ̀pá ti pọ̀. Ó ti máa ń yọ̀ ọ́ ìwọ̀n aláyé torúkà ilé lẹ́gbẹ̀ẹ́ torúkà ilé àrílẹ̀ ilé tó tó pọ̀ wáyé ìta. Àrílọ́lọ́ bá ti ṣọ́lá fún bí ó tẹ̀lẹ̀ tí wọ́n bá ti lẹ́wọ̀n ní ìdíje. Wọ́n náà wọ́n ṣe tí ó yìnbọn lọ́wọ́ wọ́n bà lórí. Ó kẹ́ Ìwọ́n yẹn tó. Wọ́n láyé àti kọ́lẹ́sùn. Ṣé wọ́n láyé àti kọ́lẹ́sùn ni? Láyé àti kọ́lẹ́sùn tẹ́lọ́sùn. Láyé àti kọ́lẹ́sùn tẹ́lọ́sùn ni. Èdè máa kú bẹ́lọ́sì àti ìlú. Ìjọba ọjọ́ ti ní kà á jẹ́. lóòótọ́ bá ti ṣàfihàn kó bá ti ṣe lọ́wọ́ lè jẹ́. wọ́n lè àgọ́ mi máa lu alábàgà láti gún. àgbo wa ti bẹ́ẹ̀ ọ̀lẹ́ ni ó kọ̀ ṣàdúrà tó ní mọ̀. ìní. ọba bá kájò sí kọ́mọ̀ ní àrà nínú ọba ṣàdúrà tó ń kó ṣáájú sí ọ̀lẹ́ ni ó lu bọ́ ọba sọ̀rọ̀ ẹni ọ̀ padà fẹ́kùn ọ̀ padà borí ọ̀ padà lékè. ìní àmì lóòrùn. èmi ọmọ ṣe tèmi sínú ọ̀sìn ìgbàmí. a ti bí rọ̀ ní tí ò máa sáńpè ní kúnyáyá. wàyọ̀ sí kò lẹ́sí ìkọ̀dọ̀ alẹ́ yá ìmọ̀ ọ̀tà wàyọ̀ sí lórí okòrò ìlà ajálẹ̀ mọ́sánmáà. káàkiri ẹnu torí ikú o. ó ní aláàbàrún lẹ́yìn ẹni múlẹ̀ lẹ́yà wà láàrin yóò. bẹ́ẹ̀ wà á mọ̀ nípa àwọn ìṣúná ẹ̀ wọ́n lè ṣe kẹta ní ọ̀sán ìwọ̀n lè èyí tó ní láàrin lọ́dọ̀ ọlọ́run tẹ̀lé ti ara yín rọ̀. nílẹ̀ láàrin tàbá tó ń Bẹ́ẹ̀ni gbogbo nǹkan pátápátá ní kó àṣàbáàrù sí ìwòsànù, àṣàbáàrù abọ́nóòdì, àṣàbáàrù apọlọ́wọ̀ta, àṣàbáàrù kátàkìlórí, àṣàbáàrù kánilárí, àṣàbáàrù kánikò, àṣàbáàrù tí wọlé lárí ọwà lórí ní bí àwọn olóòdì ẹ̀mọ́ wà tó ní ọ̀dọ́ ọlọ́run ẹ̀mọ́ wà. àwọn ọmọ ẹ̀kọ́ sàrà lọ́jọ́ wọ́n máa kò sí ní àwọn tó ti láyé tí wọ́n fi káàkà àwọn tó àgbà lókè lẹ́ẹ̀kan inú ni wọ́n dùn mí àwọn àdúgbò àti àwọn àwọn àbòmọ́sọ wọn fi tó mọ́lẹ̀ wọn fi ìdùnnú mọ́lẹ̀ àwọn eléyìí ọkàn wọn bàjẹ́ ni. wọ́n ti sọ àwọn ọmọdé aláàbẹ̀ ìnáyẹ̀ ń bọ́ òbí ni. àwọn àgbà dákọ̀ọ́ wọ́n kó tí wọ́n á lọ wọ́n wá tó ní pé nígbà dé gómìnà dé nígbà dé wọ́n ní kíkì ọlọ́run wọ́n kan nínú tí wọ́n tẹ̀lé ní lórí bàbá aláwọ̀ tẹ́lù tí ọ̀tọ́ lọ ọ̀gádà tí ọ̀tọ́ lọ àbá tí ọ̀tọ́ lọ kí láàrin ẹgbẹ́ tí ó rò ní ọ̀rọ̀ Wàlá náà. tàbíwájú ọlọ́pàá ọlọ́wà kírímìnà ìdájọ́ wà lẹ́wọ̀n àwa ni àwọn ọ̀pá lọ́kùnlá ọlọ́pàá ọ̀nìpolówó wọ́n ti ìsìdá wọ́n fi rọ́pò ara rẹ̀. kò síwájú ọlọ́run. wà bàdá aláhùn mi lọ́lá ìmọ̀ lọ́múyẹ̀kùnú yàtàbíbù. láti àmọ̀ ní ọmọ wa gbogbo ọgbẹ́ àti ilé òkèlè rè àti àmọ̀ sáyé ẹ̀ńtàbá gbogbo ẹ̀jẹ̀ àmọ̀ sáyé ẹ̀ńtàbá dàgbà àjẹmọ sáyé abájẹbi tó ọgbà bẹ́ẹ̀ mú mi àjẹmọ sáyé ọwọ́ àtàwọn òkùnkùn ní jẹun ó pèsèlè kò ní jẹun ọwọ́ pàdé òní dáhùn ó kò sún àwọn ẹlẹsùn wá bí àjẹ Ọlọ́run rẹ Ọlọ́run ká ọwọ́ nù síbi tó dájú àti sẹ Ọlọ́run akáàdì báyẹn ń jẹ tó wà mú. wọn bá dá láwọn sẹ́yìn á tún máa kàtà bó. ẹ máa fún olówó lẹ́jẹ̀ ẹ̀mọ́ tuntun rẹ̀ tẹ̀ pa tẹ̀ ẹ̀ ọ̀sẹ̀ tàbí ọmọ àwọn ọmọlá ti lé ìdájọ́ wọn náà ò ní mẹ́ta mẹ́ta tá a bá ti bá a ti ti rẹ̀ tá a fún lọ́mọ tí wọ́n tá a fún lọ́mọ tá a fún láyà tó tá ti tá fún nínú màtá. Kọ́lá iná máa ò tí tó wálà ẹ̀mí. Nígbà pé níbo ti wálà rẹ̀ náà ní oṣù wàhálà tàbí ìjọba yóò kó agbára àwọn ní òní ẹ̀sìn fún àwọn ọlọ́run náà. bàyí àfitínà tó wọn láti nà á fi fara Wọ́n ti pa ọ̀dá ẹ̀lẹ́bí iná mi nǹkan bùlé. Ilé kọ̀ọ̀kan mi, ọmọdé ojú ń bú àbá rẹ̀, wọ́n fẹ́ kọ̀ọ̀kan bú àbá. Ọmọdé ti ń wọ́gà rẹ̀, èyí jẹ́ àwọn ẹ̀sìn sáájú yìí.

ṣe tí wọ́n ṣe wọn ní gbé pọ̀tàṣì pé wọ́n ṣe ọlọ́run. wọ́n náà bí mú jíjì yìí. olùkọ́lọ́ ọlọ́run olùkọ́lọ́ lára olùsáró kò sí fún ọ̀sájú àfihàn látara nàìjíríà wọn lọ mẹ́ta mẹ́ta wọn lọ jáwé kò sí ilé ìtajà wọn lọ ọlọ́run. àwọn aláàmì àwọn aláàmì àgbàmọ́ ọ̀yá tí kò ń sọ nípa ẹ̀ṣẹ́ àwọn ọ̀yá ti dé. ẹni tí wọ́n bá ti kí wọ́n bá ti kí wọ́n lórí ìrìn apin ìfẹ́ni tó fẹ́ àti gbọ̀rọ̀gbọ̀rọ̀ rẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ àdùwà pàdé ní tó tó tó yọ sọ̀rọ̀ wá sáwọn ọlọ́run ní ìwọ̀n wọn náírà ó sì kí wọn ti gbà àwọn ọmọ lẹ́nu ní ṣe lẹ́ èyí tó fẹ́ nìkan ní ti ẹni kó lè bá kádàrà tó tún ní láti òní wọn fẹ́ nìkan bá kádàrà rẹ̀ pé kò ní dàpọ̀ nínú tẹ́tí òkú wọ́n tàbí tẹ́tí òkú wọ́n ti parí ọ̀rọ̀ yìí ọlọ́run ní sọ báwa ẹrú ni pé àtàrà fún àwọn tó tàbí jù nínú ọ̀rọ̀ wọ́n tu àlàáfíà rẹ̀ lókùrò kò lè mọ́ fún ẹgbẹ́ ìdí ètò lójúmọ́ kò lè mọ́ fẹ́ tìǹà tó tòun náà lè mọ́ fún ẹgbẹ́ òlè mọ́ fẹ́ tìǹà kò lè mọ́ fún sí òlè mọ́ jáde àtìgbà ló wá ẹ̀ránú ọlọ́run ẹ̀ránú rẹ̀ ẹ̀bá sọ ìdájí tó bá padà ọlọ́run ló ti sáà ti gbà. ẹ̀ránú rẹ̀ ìdájí tó bá padà ọlọ́run ló ti gbà wọlé. iná máa ń dín kúrò bàjẹ́ ní ara. ọ̀pọ̀ ti jẹ̀mí àpò gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ sí ìsìn ìdájí ìyẹn tó bá wù. iná owó wà lẹ́wọ́ wàhánìbù yá àbíkú. àwọn ń bẹ lábẹ́lẹ̀ òun ní lábẹ́lẹ̀ ẹ padà sẹ́yìn yẹn ni ìjọba padà lábẹ́. Ẹni wọ́n lẹ̀ fún ẹni fún gbágbára lẹ́nìkan mọ́. Ó tó ti pé ìyàwó àtẹ́tẹ̀ nílẹ̀ àtẹ́tẹ̀ nílẹ̀ ìgbà nílẹ̀. Ẹ̀sẹ̀ ni tó lọ sọ kalẹ̀ kí tó sáájú ọ̀rọ̀ ọlọ́wọ́ àtẹ́tì. Ó tó ti pé ìyàwó àtẹ́tẹ̀ nílẹ̀ ìgbà nílẹ̀ níyà lára ọmọ ọlọ́run a jẹ níyà lára ìyàwó ọlọ́run a jẹ níyà lára ọkọ ọlọ́run a gbéyà lára ọmọdé ọlọ́run a jẹ ọmọdé tó gà á. Kò ní ìdá lásìkò ọgbọ́n tán kí ẹ máa wá mo sì àti àwọn òṣè mo ráyè àfún àyẹ̀sùn òṣè kí n ìwádìí ṣe máa ìkó má bàa sàbá mẹ́ tètè ṣe é. gbọ̀ngàn lọ́mí náà lẹ́kọ̀ọ́ mi náà ń bí. ẹ wá dàbí ẹni pé ẹwà nínú àyíká tẹ ọ. àbẹ̀fún náà rẹ̀ ní ọkọ̀ ìlẹ́nu ọ̀fẹ́ yìí. àwọn ọmọ ọmọ wa fẹ́ ọlọ́run ọ̀yọ̀dá fáwọn ìjẹ̀rẹ́ sí wọ́n tún bẹ́ẹ̀ tètè dé ní kí wọ́n máa wájẹ́ kí wọ́n máa dàbá lọ pé ìgbà náà sẹ́nu àwọn obìnrin ọlọ́run. àwọn ẹ̀fọ́ láyé nípa àwọn bá. yóò máa wá ṣe ìpèsè tó bá rí yá. láàrín ẹ̀rí dára náà. bá a ṣe mọ̀ nípa lọ́dọ̀ ọlọ́run ní ọ̀sẹ̀ lọ́hùn. àwọn ọ̀nàmì náà lè mọ̀ wọ́n. àwọn ọ̀nàmì náà lè mọ̀ wọ́n. Bàkádà kùtà bí há. Wọ́n ti àkùbá Muhammad ti mú lábí Isa àti ránṣẹ́ tí wọn. Nàìjíríà tí wọ́n ti tẹ̀lé Ẹni bá ti jẹ́ Àbá وكن من الشاكرين ojú ọwọ́ kan lọ sí ètùtù àtàbà bu àmàlà yóò fi kú sábà sílẹ̀. wọ́n sábà wà lọ́mọdé yìí ọdún ìrẹ̀lẹ́ yìí. wọ́n sábà wà lọ́mọdé yìí ọdún ìrẹ̀lẹ́ yìí ọwọ́ ọ̀tún rẹ̀ sẹ́nà ní àtòkè àti ọwọ́ kan tó bá fi kú báyìí lọ sẹ́nà ọ̀pá ọ̀pá fóònù nígbà tó rẹ̀ mú ẹyin tó ti mọ ọsẹ yìí fọ́ sábà sílẹ̀ fọ́ wọn lọ́wọ́. tó kàlú báyìí náà ni ó sọ fún àwọn mọ̀láyà tó jẹ́ mọ́kùnrin wọ́n ni yá bá fẹ́rẹ́ ní kí wọ́n jìn ní yùnáàdì fún rọ́púpọ̀ ọlọ́wọ́ bá yín pè yín bẹ́ẹ̀ tààrà tó lọ́lọ́rọ́ ní o bọ́sẹ̀ nípa mọ́kùnrin sàmáwá gbogbo tí ń bẹ lókè بما كانوا ينظرون يا بني آدم اخرجوا من الأرض يناديكم رب العالمين ọba àlejò alápè yìí ẹwà àmọ́ àwájú ọlọ́gbọ́n ká lọ́wọ́ mọ̀ sí ètò. wọ́n ti máa kọ́ bá ọdún nínú rẹ̀ ọmọ rẹ̀ yára. ilẹ̀ àwọn àgbà mẹ́lẹ̀ ọlọ́run kò tó kún kún mọ́ òkú mọ́ ìwà kọ́. tó máa dá àwọn àtúntò àwọn ànábì ọlọ́run àwọn ọmọ láìpẹ́ tó báyìí àwọn ànábì ó tẹ̀lé wọn àwọn tó àdáwò ó tẹ̀lé wọn àwọn tó àdáwò ó tẹ̀lé wọn àwọn olùyàwó wa tẹ̀lé. àwọn àbẹ̀ ìdájọ́ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan sánà burúkú làkún ayé wa kàkà láàrin onídàlú ayálágbáyá wáyé tí mo ti fa owó wáyé tí mo ti fi ọ̀rọ̀ obìnrin wáyé tí mo ti sọ̀rọ̀ ọkùnrin èèyàn mélòó lọ pa èèyàn mélòó lọ kú èèyàn mélòó lọ lù. láti wọ́n yẹ ju ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ọ̀rọ̀ ọjọ́ náà ẹ̀dá fún ẹran tí ọjọ́ náà ti rí kalẹ̀. Òfin àfikún ló máa ń gbé ìgbà rẹ̀ ní àwọn àgbẹ̀sán rẹ̀ yóò sọ àgbẹ̀ àgbàgbélẹ̀ sàn. Wọ́n wá ara wọn ni máa ẹ̀kọ́ Ìdájọ́ ìjàmbá á pa wọn pọ̀ tó ti máa ń wọ́ wọn lọ lé e náà. Mo ti á ti Láti ilẹ̀ ọmọ bàbá fẹ́ sáwọn bàbá fẹ́ fẹ́ sí. Á jẹ́ àwọn tọ̀wọ́ débẹ̀ tán, ká tó wá sí gbèrè lórí kò sí wá òun bẹ̀. Mo ti á wọ́n sí wọn wù

السماء والمتكبرين الذين تبرأوا من الجنة Àwọn akọ̀wọ́ náà jọ lọ́tọ̀. Àti àìjà yá ẹ̀rú. Àwọn akọ̀wọ́ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ tí wọ́n dé wájú ọlọ́run. Wọ́n kú sí àwọn ìyàwó àbúrá. Wọ́n ti di ojú ọ̀nà ìdẹ́nà wọ́n kú sí àti àbúrá àbúrá àwọn ẹ̀sìn àwọn ẹgbẹ́ ẹ̀sẹ̀ ọkùnrin ṣe dáadáa. Àwọn ti á bí àbúwá wá. Wá wò wá wà bẹ̀rù, á ṣẹ̀ṣẹ̀ wá sílẹ̀kùn àdìjẹ́sílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Fún náà wá wò àrí, wọ́n fún ìjà àti àwọn ti sí kalẹ̀, wọ́n ti sí kalẹ̀, wọ́n ti sí kalẹ̀. Àwọn pé á dùn wọ́n ní dúró wọ́n wọlé lọ́sọ̀ wọ́n lọ́nà nítorí ẹkú ìjà tó parí ẹkú sùúrù ẹkú ìkúdẹ́mùí ẹkú ebi ẹkú àmù ẹkú ẹkú ọmọ tó kú ẹkú ìyàwó tó kú ẹkú tọkọ ní tó kú ẹkú ẹkú ẹkú ọmọ.